pé kò bá jẹ túbọ̀ ní gbogbo ilẹ̀ ní nínú bàbá jẹ́ àwọn náà tí ma gbogbo tó sọ fáwọn ẹ̀fà nẹ́bí kú o ẹjẹ́ àmọ́ ilẹ̀ ọmọ bá jù sí ìgbàtàrẹ ìmọ́mọ̀ àjúwà jẹ́ tó tó fẹ́ ìwọ̀ ẹ̀ ànábì lọ́bá pọ̀ ohun kan nínú ilé lọ́sọ̀kọ̀ yáàrì Ànábì ní máa àìmọ́mọ̀ Alì, ó ní mẹ́ni ẹ́ntà, tàbí wọ́tọ̀ ń sọ̀rọ̀ ní ọ̀dáhùn. Tàbí wọ́tọ̀ ń sọ̀rọ̀ ọ̀dáhùn. Tàbí wọ́tọ̀ ń sọ̀rọ̀ lẹ́mẹ̀ta kọ̀ sínú yàrá. Ìmọ́mọ̀ Alì wá dàbù. Ó ní sọ̀rọ̀ pé fa iná Muhammadan Tọ́mìrún Mọ́tàfẹ́rún. Rọ̀mọ́tàfẹ́rún. Ànábì Muhammad ti mọ́. Bẹ́ẹ̀ ìlú Alì Ẹni tọ́lọ̀ mọ́ wà ní tí ń tún mọ́ gbogbo ayé. Ìmọ́mọ̀ Alì bá dàmú. Ah! náà sọ ní ànábì ti mọ́ ọlọ́run ti mọ́ wà èmi gẹ́gẹ́ mọ̀ mọ́ tó wọ́n mọ́ ẹni tí sọ̀rọ̀ yóò ti yọjú sí ní ìdàmú bàbá ìmọ̀mọ̀ alì bẹ́lẹ̀ bàbí ń dàmú nú lé bẹ́lẹ̀ bá tún gbáre nìkan ya alì ẹ̀tìl muhammadan ẹ̀tìl muhammadan ya muhammad wẹ́ wẹ́ ìmọ̀mọ̀ alì lábẹ́ ìrọ̀rẹ́ ní pé mani àìsà táàlì wọn ọ̀lànà àyà hábẹ̀rẹ̀ àlẹ́ ìsàlẹ̀ ní ànábì hábẹ̀rẹ̀ lọ́wọ́ ni mọ́ lẹ́rí ìtàkàlàm àwọ̀lẹ̀ tààlẹ́ni tó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ lápọ̀kọ́ ìwọ̀n máa anẹ́lúwádọ́rọ̀wọ́ ní fàúyọ̀ sọ̀pọ̀n eléyìn bú ni gọ̀fẹ́ kọ́dọ́kà náàbí ọwọ́lẹ̀ ní pẹ̀lú ìdọ̀tí ẹ̀rọ̀wọ̀n tàbí òkú tẹ́tẹ̀ láti ẹgbókú àbámọ̀dàníyàn báyà tí ń sàrẹ̀ ọ̀lá tàbí tàbí tàbí táàrin ìfẹ́ tàbí tàbí tàbí bẹ́ẹ̀ láàmà ọ̀lọ̀ Ànábì ti tó ní ọ. Lẹ́ẹ̀lẹ́ wọn ti tán wọ́n mẹ́kí ìgbà Ànábì lọ, ẹ̀wọ́n ní ẹ̀fà ṣàìtánù ilẹ̀ sàhábà. Ìtàni wá dáwó fún orí orílẹ̀ sọ́kàn àwọn tó kírun. Ẹ̀ẹ́sù kí ìgbà Ànábì láàrí. Bẹ́ẹ̀sù Ànábì dèrò sárí. Pẹ̀lú aláìka ti dìbí nù mẹ́mẹ́ ẹjẹ́ ní dìbí lọ kí ìfìlà ẹ̀yẹ mọ́kí. Ọ dà wọn lọ́kàn mú. Ọlá ẹgbẹ́ ìgbà tí mọ́ wà Tẹ̀tàmì lọ́dà ilá mọ́ ẹn tó fi lọ́lẹ̀ fún wa ní pé ká kí ìrùn sókù ra. Ìkí ìrùn sókù láti ní Dọ̀hárùn lọ́hù lọ́sà ha dẹ́tà lọ́hù. Àdúrà lọ jẹ́ fún àti jẹ́rìí ẹ̀niwájú ọlọ́run. Ìkìyínà dínà sọ̀há dẹ́tà lọ́hù. Adé láti wá jẹ́rìí òkú pé ń kírun, ń Ìjọ́ àti wọ́n sọ pé àdúrà dà fókù. Ṣé wọ́n ń dẹ́tò sí àmì wọn jìnà? Ṣé wọ́n pẹ̀ àbí òkú? ìjẹ́ wọ́n tọ́pọ̀ ànẹ́bì wá ànẹ́bì ṣe àwọn sàájẹ́ ànẹ́bì wá kírùn ní lọ́wọ́ ní wọ́n sọ fún ọdún à nígbà tẹ́lẹ̀ ní olé kí n tó jáde ní ìgbọ́rọ̀ kan lórí mọ́kírùn kí mọ́wọ́ ń tọ́rọ ń bọ̀rọ̀ kan lórí rọ̀ ni wọ́n tó lé olóòrùn ìhàbọ̀ ìta ló ní la alẹ́ni tó sọ iye àwọn tí ó kírùn sọ̀ la ìgbà ẹ̀sìn ilé wọ kírùn nínú tí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́lọ́ ọ̀sọ̀ bẹ́rọ̀ mọ̀láìdà yìí pé wọ́n jùkí ni. Alẹ́bìnà yá mi lónà láàrùsá wà máa nà áwùlọ́wọ́. Ẹ̀yẹ́ tẹ́jì lónà lílẹ̀ rí èyí na àbánu. wà sí ìtàkùn láṣẹ ìrọ̀mẹ̀ta ọ̀rọ̀ ẹlùmọ̀ ọlọ́run bẹ̀. Lẹ́yìn ní ọgbẹ́jì ọjọ́ kí àwọn àbá tọ́pẹ̀ ìrítà ìṣẹ́lẹ̀ ẹ̀rẹ́lẹ́jẹ́ ọba ní ọ̀dẹ́bí ọjọ́ ní bá ṣe nínú ògbésí ayé ọmọ ènìyàn láti ní ẹ̀dá tọ́lọ́dá kájọ sínú sáyẹ̀nsì kájì gbé sínú olóòjẹ́ sẹ̀ríyà bọ́fẹ́ bá rí lọ́sù kẹta tó ọjọ́ ọ̀lá rí àwọn

ìmọ̀lẹ̀kún alákàtà nípa àdìkà yọ́wọ́ á di ẹ̀gbẹ̀ kíkí lógójì ọjọ́ kejì tí ń jẹ́ oṣù kan àti oṣù oṣù méjì àti ọdúnjọ́ ogójì ọjọ́ kẹta yọ́wọ́ á di bá sí ọ nínú ìlà tí ń jẹ́ oṣù mẹ́rin ọlọ́gbẹ́ bá jẹ́ ẹran tán aláwọ̀ apàṣẹ kí màláìkọ̀ wá fẹ́lùfẹ́lá lógójì ọjọ́ kẹrin wọ́n bẹ̀rẹ̀ ìjìlá yóò mọ̀ ní fúnkẹ́ fúnkẹ́ fúnkẹ́ ẹ̀ẹ́kẹ́ àrùbáyìn fọ́ọ̀tì fọ́ọ̀tì ni wọ́n gbé ń tẹ̀ nínú orí tọ́lá tàtàwáyá yóò ó lè nítán ọdẹ ní ọjọ́ eré ó lè ọ̀rọ̀ ajímọ̀ ẹgbẹ̀jì àwọn olùlọ ẹ̀tọ́ láti jẹ sátidé àwọn alò sunday àwọn alò monday olè tuesday olè wednesday tẹ́lì pé ó ti pé ọjọ́ méje tí sọjọ́ ayé nígbà tó lọ ọjọ́ méje ọjọ́ ayé ká kò sí ọjọ́ tuntun ẹ̀mí ìmọ̀ ló ti pé fún un Tọ́wọ́ di ọjọ́ kẹjọ káwá bí pé ọpẹ́ ọmọ ìlò ọjọ́ ayé pé gbogbo ọjọ́ tí ń bẹnú ayé ó lè pé. Láwàá bí dáwàá sọmọ ní oko, láwàá bí pé pé ọjọ́ ayé pé lọ́lẹ̀ tí ń jẹ́ ọjọ́ kẹjọ. Ọjọ́ kẹjọ yẹ ó ti lẹ̀ sí ka

kí ló ṣe pé wọ́n mú 20 tó mú 30 tó fi mú 40 ó yẹ kí gbogbo ẹlẹ́kọ̀ọ́ ayé mọ̀ pé 40 years ó ní ìṣe nínú ìgbésí ayé ènìyàn kí lálùkọ́ wá nínú alkùnrin ní ẹni tó bá fẹ́ dúpẹ́ رب أعزيني أن أذكر نعمة التي أنعمت علي وعلى والدي لما بلغ أربعين فرصة Ọmọ rọ́bẹ̀ àwọn ilé ẹ̀. Wọ́n ti kọjá àrùbáyìnà, àrùbáyìnà ni mo fẹ́ kọ wọlé. Wọ́n máa bọ́lọ̀ bá àrùbáyìnà àti ìgbàwó. Ọmọ ìlú lọ láàrùbọ̀, ìrà jí lọ láàrùbọ̀, ọwá lo ọgbọ́n ọdún, ní kẹ́kọ̀ọ́, primary ni, secondary ni, university ni, ọ̀bá lábẹ̀ àrùbáyìnà sọ́mẹ́ta. Àbí ń sọ̀rọ̀, àbí ń kọ́fẹ́, àbí èsì kankan nù gbogbo ayé rẹ̀ ọwá di géńdó di gìrìta ọwá di 40 years ọgbọ́n ara ọlọ́run náà tọba lékè ọlá ó tó wá tẹnu mọ́ 40 years nínú kòrárì nígbà tí àwọn ayé náà ti mọ̀ years ń kọ́wọ́ ní báṣe nínú ìgbésí ayé ọmọ èèyàn nínú tí wọ́n wá ń fọ́ lọ́dọ̀ àwọn tó ẹ̀rọ ẹ̀ẹ́jẹ ẹ̀rẹ́sàn omi bájú. Àwọn ọ̀kà kan wá wà tí wọ́n ti mọ̀ ní gbogbo omikidi láyé àti lọ́dọ̀ Mùsùlùmí, àti lọ́dọ̀ Kèfèrí, àti lọ́dọ̀ Kírísítẹ́n, àti lọ́dọ̀ ológun ọjọ́ òjò ẹ̀dá kan pé ogójì wọ́n á nílọ̀ ọgbà ogójì lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́. Dàrí ogójì lọ́dọ̀ àwọn Kírísítẹ́n, ogójì ọjọ́ ni wọ́n fún ànábì Mọ́sẹ̀, ó fi gbà wẹ̀. Ogójì ọjọ́ ni wọ́n fún ànábì Dáwọ́dà, nígbà tó fẹ́ gba ọ̀pá àṣẹ ìlàfà. Tí wọ́n tẹ́lẹ̀ mọ́ta àwọn mọ́ta ìjọ mọ́jẹ̀ ọbẹ̀ ọmọ lórí báyìí, ogójì ọdún ni ọlọ́pù kalẹ̀ fún ànẹ́bì mọ́ta kí gbogbo wàhálà tó bá fojú rẹ̀ rí kọ̀gbọ́dọ̀ káyẹ ogójì ọdún. Ogójì ọkọ̀ ní ọdá sí. Yẹ́nà tí wọ́n ṣe ń jagun lọ pẹ̀lú àwọn alágbára ayé tá pè ní àmáríkà náà àtọ́jú alágbára ayé ní ilẹ̀ Fọ́sí lọ́wọ́ tí wọ́n bá jà ogójì ọdún lọ́lọ́run ti fún ní àdánwò àti ìdánwò kó tó pàtì wá sẹ́gun ọdọ̀ yìí àwọn ogójì ogójì yìí ní bá ti nígbàtà náà mahama wá wà láyé báwo ní tí máa ń ṣe orin tọba di ogójì ànábì ọ̀sọ́ pé ẹ̀ṣẹ́ ni pé gbogbo ọjọ́ ayé ẹ̀rọ ìfẹ́ kí àwọn wá sọ̀rọ̀ báyìí nínú orin wípé alkọ́bùrù bá ẹ̀dẹ̀lì lọ́wọ́ tó lè ìrìsáàni Wọ́n tọrẹ ìfọ̀lẹ́lẹ́ máa tọrẹ sáàni. Ilé ìlàíṣẹ́ ni bá ti bọ́ lọ́rùn ẹ̀sàrẹ́ ni wọ́n gbò sí. Èmi ẹ̀kún rẹ̀ fásitì bá. Àni ni. Nínú ṣàárẹ̀ ni ó ti máa wá bí pé kí ni ó ṣe fọ́lọ́run kí lọ gbàgbọ́ kí lọ gbàgbọ́. Ìfẹ́

Ọ̀pọ̀rẹ̀ ìnà sí lè bá kèrè fún tánú. Ẹni wá ṣe mú láti kú, ọ̀rọ̀ náà ní ṣe tọ́rọ mẹ́sàn tí ndị bẹ́ẹ̀ tó tẹ̀sù lórí ogójì ebe ni wọ́n máa fi da ìgbèrègbò pọ̀ ní àwọn tó ń tàà kẹ́rẹ̀kẹta káàdìsì sórí akọrùn gbàzẹ́ kí a kó àgbébà gbóláwà ní nǹkan ni tí wọ́n jọ náà ìbẹ̀rù ọlọ́run làwọn lò àwọn ọlọ́dà jù wá lọ ní àbáwọn dada jù wọ́n lọ àwọn sàárì ànẹ́bì àwọn aṣọ wípé Àwọn sàábẹ́ àmẹ́bì gẹ̀gẹ̀, táà lè pè wọ́n kébèrè tẹ́nu ọ̀gbàá nítorí kọ́lọ̀ mo pèsè kún fókún nínú sàárè màáyínà tàbí báyìí àtẹni mí náà tọ́bá tó lóòwò ṣe rí ẹ̀ ẹ̀mẹ́jẹ̀ wọ́n kọ̀ lúùsì ní pé àtẹ́kí nǹkan ní ìgbà àwọn àsìkò tó nǹkan bá bí àti iṣẹ́ ilẹ̀ fọ́kù ọ̀pọ̀ rẹpẹtẹ káàkọ́ nínú tàn tàbí gbọ́nú àǹfààní ẹni tí ó bá kú tí ò ni sàdúrà fún ìṣẹ́ ni wọ́n máa ṣe pèlé àwọn ọmọ nìlẹ́yìn mọ̀kọ́ lólẹ̀ fún mọ̀kọ́ ilẹ́kọ̀ọ́ mọ̀tún ayé yìí ṣe wọ́n á lọ tán ẹ̀ wá ń fi ní gbélẹ́yìn ni ẹ̀ẹ́gbì ní mú ẹ̀kọ́ orílẹ̀ ẹ̀ẹ́fẹ́ láyé débi kẹfẹ́ ẹ̀lẹ́fẹ́ ọmọdún ẹ̀kọ́ orí ọ̀há láti Amẹ́ríkà ẹ̀kọ́ orí ọ̀há láti London ní Germany gbogbo fún ọdá wà ọlọ́dàkùn kọmọ àbókì ọlọ́kọmọ bẹ pẹ̀lú la ilaha illallah Muhammadu Rasulullah èyí tí ọ̀dá káṣe ẹmẹ́sẹ̀ ẹ̀dàkùn èyí tí ọ̀dá káṣe táwọn kan gbé ní tó kọ̀dá torí ìbàjẹ́ tí wọ́n ń

وكل شيء أخبر به ما لم ẹnìkan fún kúwá ẹbò láti ilé ẹfún látọ ẹfún lówó pẹ́kẹ́ láàrin ló bára bá mi kọ́lọ bá yá mi lọ́wọ́ àbá ọlọ́wọ́ jí òkú lẹ́gbẹ́ sọ ní pẹ́gbẹ̀ rẹ̀ fún oúnjẹ sí ọ àbúrò yìí torí bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ pé bọ́ọ̀bì báyìí ìyá ìkọ́ ọ̀fẹ́ ẹ̀mọ́jọ ọ̀fẹ́ ọjọ́ ọdọ́ ọlọ́pẹ́ orí ọjọ́ jílẹ̀ ìsinmi ọjọ́ kanákọ́tá alájà ọ̀hátẹ́lẹ̀ àti ọjọ́ ọlọ́pàá sàánú nínú mọ̀mọ́ ti lọ ọdọ̀wọ́ ilé ẹ̀yìn lè jòkó tí ayé lè jọra ìkọ̀sọ́ máa lè kan láàrin àbẹni ojú ọba fọ́lókù ẹmọ́ sọ̀tà ara yí nínú dáadáa táyé ìfẹ́kù tó bá lọ tọ́jú náà ní ká máa tẹ̀ bí ẹ̀rù lọ́rùn ń dára bá jọmọ́kù ní pé ká múra wa dání torí kọ́mpìnì wọn tí wọ́n dálẹ̀ kí wọ́n tó lọ nìyẹn ó bá rádà ní lẹ́yìn ìrìnrìn nínú náà àmọ́bà bá jẹ́ dàmí ní kẹ́rin gbé máa ń pèsè ó ti tún tọ́ mọ́ra àtọmọ́ mẹ́fún ẹ̀sẹ̀ tẹ́ bá ti ra yí ẹ̀wọ́ ti ara yí ìtẹ́ bá ti ra yí ọmọ ẹ̀yà lé ọmọ ìyàwó ni ẹ̀gbọ́n ni àbúrò ni ọkùnrin ni obìnrin ni ẹ̀sọ́ra yí mú ẹ̀dìra yí ló ń ta ní báyé sọ tí ó fi pẹ̀lú dáàfà àti sọ̀sọ́rọ́ jùlọ àwọn abí láti rí ajé àtọ̀rọ̀ sí ọmọ ìyá lọ fún náà ọ̀rọ̀ àmì ajínàtíjẹ ọlọ́run ní ti ní púpọ̀ ẹfà àwọn senior ẹ̀yìn junior rẹ̀ àwọn bàbá ẹfẹ́fẹ́ kùnrà ní gbàgbà lọ́wọ́ náà ẹ̀rẹ̀ ajábẹ̀rẹ̀ sí ti rẹ̀ dáadáa ni mọ́ rántí ìkẹ̀kan ní pẹ̀kọ́mù tó rẹ̀ máa ṣe dáadáa tí bàbá ìṣẹ́ ìbájẹ́bẹ̀rẹ̀ sí ti ṣe àpáwà sáàfìṣe ọ̀fún mọ̀kúnlọ̀ ọlọ́mọ́sàbà ọ̀kẹ́ nígbàjẹ́ ọgọ́ra mọ́tò àkọ́kọ́ èmi ti rà àbá láti lé wá sí àdúrà ìsáàbùdà ọ̀rọ̀ pẹ̀sẹ̀ ra mọ́tò mo ti ti pé kí ni nǹkan tó kù sáà fún ìsàmọ́ fẹ́ ìfọ́lẹ́ mọ́tò Ọ̀rẹ́ ó ti sọ́lé àti báyìí ìrìnlẹ̀ àti tí mo ṣe. Kí ló tó kù tí mo lọ sí ọmọ fẹ́ ra mọ́tò? Àwọn ni mo á ní àbára ní ẹ̀sì tí wà ní tó tó bá ilẹ̀ ẹ̀kẹ̀rà mọ́tò náà ẹ̀kẹ̀rà mọ́tò àsìkò náà ni ájí àtàràsí wọ́n lò fọ́ 504 kan àwọn tẹ́ta mọ́ wá tó fẹ́lẹ̀ ẹni nìkan sì fẹ́ ta mọ́tò kan pẹ̀lú ogun ọlọ́run ẹ̀kì ní mọ́tò àwọn àbá àtàtì nígbà a ní mọ́wá tún sàgàgàmọ́ eré ìdítọ́ ìyá ní nǹkan ti tó ọkùnrin kò lé fẹ́lẹ̀ ọkàn náà ní mẹ́nu kọ̀ọ́ fọ́lọ̀ máa fi ń sa púpọ̀ pé ẹjẹ́ kárí ajẹ́bọ̀ sí ọjọ́ dáadáa láàmọ́ sọ dáadáa ẹni aláìmọ̀rọ̀ èèyàn ní àní ò ní rántí ọjọ́ tí wọ́n bá tẹ́lẹ̀ orí bá rọ́jẹ́ sí alájọ́bọ̀ sí náà ní ní ń ni gbogbo tí bá ti jẹ́ àwọn tó fara mọ́ ó bẹ̀ máa wà lẹ̀ àwọn kan fẹ́ lówó kan àwọn fẹ́ ọjọ́ ayé ńlá kan lọ́fẹ́ kọ́ wọ́n ti fẹ́ra ọ̀rẹ́kùnrin àbá náà gọ́gọ́ ọdún àbájíkọ́ ọlọ́gbẹ̀ àbá ìbá ilé tí ní mọ́ ní adéwàsídì pẹ̀lú ọjọ́ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ àtẹ̀fà bá dábì ní adéwàsídì ní ẹgbìdì ọlọ́rọ̀ alẹ́fipẹ́lá ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ẹmọgbé mọ́tọ̀ lọ mọ́tọ̀ ọkọ̀ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ọjọ́ sí ìlú túnlẹ̀ lẹ́nu ìjọba náà wà pẹ̀ sí arájọ́ láti rí ajọ́ bẹ̀rẹ̀ sí ajọ́ ìmáà sọ̀rọ̀ tẹ́ àwọn obìnrin wọ́n máa rí tó dùn wọn ẹ̀yìn lẹ́ máa tún wọ́n sọ pé kọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n lè tẹ́gbùrú òun sẹ̀rẹ̀ àbúrò lè tẹ́gbùrú òun sẹ̀rẹ̀ ẹ̀yìn lẹ́bí rárá ẹ ti ya ẹ̀yà ẹ̀yìn gbogbo jẹ́ àwọn ajé brazil wọ́n tí máa yọ ọ̀nà ọ̀nà ọlọ́wọ́jẹ́ ọmọ ìpọ̀sí alárùkọ̀án ẹjá ti iná àtẹ̀yìnà kàkan fún àwọn tó kù lẹ̀ wọ́n jẹ́ ọmọ àtàwọn ọkọ ọmọ àtàwọn tí ń jẹ́ ìyàwó ọmọ káwàá ti kúlù ọlọ́rùkan fún màmá àti gbogbo àwọn tó ti lọ bismillahir rahmanir rahim inna a'tayna al-kawthar fasalli li قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد gbogbo ọmọ fún kalẹ̀ fún àwọn àpá màá ti ọ̀rẹ́ mi àtàrí tàmà ẹ̀mí àpá ni wọ́n tó wá lẹ́kọ̀ọ́ sí ní tó wá jẹ́ ọmọrùn rẹpẹtẹ imam ajẹ́jẹ́ orílẹ̀-èdè university sandom the classmate ní 1971 àti 1972 lábẹ́ pàdé ní ọdọ̀ ṣe kàádọ̀. ọlọ́run ti náà tẹ́ ara púpọ̀ púpọ̀ pẹ̀lú àwọn dr momin àfáwà osman orísun àfáwà kamani ọ̀fà tí wọ́n ti ọ̀dẹ̀ rẹ̀ láìgbà láàrín ọlọ́rọ̀ ajé kí jẹ náà já láàrín ni wọ́n ti náà lájà wá nípa wá kí ní sílé wọ́n jí nǹkan sí láti jú àfáwà síjọ́rà ti jú ájítẹ̀mí ìmàtí gbogbo àwọn ọkùnrin tí ń bẹ ní ìdálẹ̀ ọlọ́mọdà wọn آمين ولا تعلم تسمية لإيلاف قريش بسم الله الرحمن الرحيم لإيلاف قريش في إمرة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتأم طيب، من دين وأنا يعلمون عاطف ذاتي لطف تأمين دين الله يجيبه فأولي عليهم فأولي عليهم àti àmúgbójú wájé pé wà dá ọ̀nà ní fẹ́ alájàdá kọ́kọ́ ìjọdókè rẹ̀ kọ́kọ́ dìde ìjọdókè rẹ̀ ìjọdókè rẹ̀ ìjọdókè rẹ̀ ọgbọ́rọ̀ pọ̀ nígbà lóògbé ọgbọ́rọ̀ tó bí i ẹ̀yìn náà tẹ́lẹ̀ gbọ́n ní ìjọdókè rẹ̀ ẹ̀yìn náà tẹ́lẹ̀ Ọ̀pọ̀lọ́lẹ̀ rọ́pùpù wọn ọ̀rọ̀ inú ṣe àmì àkàrà. Àwọn ènìyàn àtàtà àti àtàtà bí i ní ọdún sí láàrin. Àlọ́ ọ̀fà. Àlọ́ ọ̀fà. Ṣùgbọ́n àtàwọn ọ̀pọ̀ kúrò. لكن لكن اللهم آمين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق فاتح المصر ناصر الأكل والأكل والهادي إلى صراطك المستقيم وعلى آله سواتكنا ولا تشفاتي اللهم صل على سيدنا